الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفى الله سبحانه وتعالى أترى لكم كاتب فوع النبوة محمد صلى الله عليه وآله وسلم sheik abdurrahman bin nasir sadi rahimahullahu ta'ala ẹ̀yìn bí i tí wọ́n ṣe àwọn òṣìṣẹ́ àlàyé nípa bí mùsùlùmí ṣe máa ń lò pẹ̀lú àdánwò àti bó ṣe máa ń lò pẹ̀lú nǹkan tó bá jẹ́ ìdẹ̀ra látọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àwọn ni إذا وقعت المخاوف inzáàjá láha dọ̀míruhu táwọn nǹkan tí ó bá jẹ́ nǹkan tí ó mọ́ ndẹ́gbà yẹn bá ṣẹlẹ̀ sí inzáàjá láha dọ̀míruhu ọkàn rí ó mẹ́ látara rẹ̀ wàtàwàtàrọ̀ àṣọ́bùhù àwọn mùsíbà ó tẹ̀lé fún wà tàṣàtàtà afkaruhu gbogbo wàdá khalahul khawf wà ìbẹ̀rù àti ìgbé ẹ̀mísókè wọnú ọkàn rẹ̀ wàjítàmà alayhi al-khawful khariji wal qalaqul batini alladhi la yumkinu at-ta'biru àǹká an kunhihi wọ́n ni ìbẹ̀rù méjì wá papọ̀ fún ìbẹ̀rù ti tátàmù yóò máa rí ipé ẹ̀rù ń ni and then al-qalaqul batini ìbànújẹ́ ti máa wà ní sálẹ̀ ọkàn léyìí tó ṣe pé kò ní lè fẹnu ara ẹ̀ síta kíní yóò débẹ̀ ni ẹ̀ wa hadha an-naw' min an-nas ṣẹ̀rí wíyàn báyìí illam yahsul lahum ba'du al-asbab al-tabi'iyya allati tahtaju ila tamrinin kathir inharat quwahum wa tawattarat a'sabuhum wa dhalika li faqd al-iman alladhi yahmilu ala sabr khususan fi al-mahal al-harja aw al-harja al mahal al harja aw al harja والأحوال المحزنة المزعجة wọ́n ní ṣẹwárí irú táìpù ilé inú àwọn èèyàn in lam yahsul lahum ba'd al-asbab at-tabi'iyyah allati tahtaju ila tabyin kathir tí ó bá ṣẹlẹ̀ sí àwọn nǹkan tó ṣe pé bí àwọn bí natural ways of preventing these things ó láwọn ọ̀nà kan tó ṣe pé bí naturally bí ẹni naturally ó kàn láwọn nǹkan kọ̀kan lára tó fi ń gbé àwọn kìníyàn tí ó bá ní àwọn nǹkan yẹn tí ó wà tún gbá kó pọ̀ gan tí ó máa sí ayé tí ó kí ń ṣe tó pé naturally ó lè withstand kìíní yẹn inharat quwahum wa tawattarat asabuhum kú agbára yóò wó lulẹ̀ àwọn musi àwọn àṣọ́bù yóò dẹ̀ bá gan tí ó pọ̀ gan àwọn àdẹ́wò yóò pọ̀ gan fún nítorí pé kò sí iman tó so pàápàá jùlọ ní àwọn àyè tí nǹkan bá ti lé àwọn àyè tí ẹ̀rù bá ti ń báyàn so kò sí sọ́bùrù lè tí ó fi pàdé kìíní ẹ̀ tí ó bá ti ní sọ́bùrù tí ó fi pàdé tí ó ní sùúrù tí ó fi pàdé rẹ̀ kò dẹ̀ sí tó ma ń gbìyàn lórí sùúrù tí ìbá kí ń ṣe nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n ni falibawu wal fajir so ẹni tó jẹ́ ẹni èèyàn gidi àti ẹni bí wal mukmin wal kafir ẹni tó jẹ́ mùmìnì àti kèfèrí yashtarikani fi jalbi shaja'ati liktisabiyya àwọn méjèèjì ni wọ́n jọ ń kópa a níbi fi jalbi shaja'ati liktisabiyya níbi akíkanjú lè tó ṣe pa mọ́ àwọn méjì jọ mọ́ ń kọ́ láyé ni ó láwọn nǹkan tó ṣe pé àti mùsùlùmí àti kìfìrí àlejò kópa níbi kájọ ní akíkanjú wa fil ghoriza tulattifu al-makhawif wa tuhawwinuha àti níbi àwọn gọ̀ríza àwọn nǹkan tó jẹ́ bí naturally àwọn nǹkan mítọ́lọ̀ ń dá sí wa lára lè tó mọ́ jẹ́ kí ẹ̀yìn lágbára lórí àwọn ẹbẹ̀rù tó dẹ̀ mọ́ mú fúyẹ́ walakin yatamayyazu al-mu'minu bi quwwati imanihi àmọ́ mùmínì tún ní ẹ̀jì kan kí ni ẹ̀jì yẹn quwwatul iman ìtumọ̀ ní pé tí mùsíbà bá dé bá mùsùlùmí àti kèfèrí àwọn méjèèjì jọjọ ní wọ́n lè jọ ní àwọn bẹ́ẹ̀ naturally àwọn méjèèjì strong wọ́n strong ẹni wọ́n yìí díẹ̀ láàá méjì mùsùlùmí lélẹ̀ kèfèrí lélẹ̀ àmá méjì jọ strong wọ́n ní pẹ́bù sọpọ̀ àmọ́ mùsùlùmí mùmí ní gidi òun tún ní one edge léètò fi tún lè rí tún ṣe mọ́ sùúrù òun ni pé kí ni o walakin yatamayyazu al-mu'min bi quwwati imanihi wa sabrihi wa tawakkulihi ala Allahi wa i'timadi alayhi mùmínì ni pé òun ní quwwatul iman iman rẹ̀ strong látara bẹ̀ ń kọ́ sùúrù rẹ̀ yóò nípa ìgbáralé ọlọ́run ọba rẹ̀ ó nípa ìfaratí ọlọ́run ọba rẹ̀ ìrètí ẹ̀san látọ̀dọ̀ ọlọ́run ọba ó nípa àwọn nǹkan yìí yóò wá tún lékún ṣàjáà yóò lékún ìjà kíkanjú mùsùlùmí yóò lékún وتخفف عنه وطأة الخوف وتهون عليه المصاعب كما قال تعالى wani yóò mú fúyẹ́ fún wọ́tọ̀ àtàlkhawuf ìbẹ̀rù yóò jẹ́ kó yẹ pẹ́rẹ́ gan ṣe báyìí àbí ìtumọ̀ ní pé tí mùsùlùmí ẹ ma ń gbà rí pánibà Muhammad sallallahu alaihi wasallam sọ wípé al-mu'minul qawiyyu khayrun wa ahabbu ila Allahi min al-mu'minid da'if wa fi kullin nke tètè bá ó dá ọlọ́ọ̀bá nífẹ̀ẹ́ rẹ̀ ju mùmí tó pé ó wíkì lọ nǹkan díẹ̀ báyìí ó ti dẹnu kọlẹ̀ ọlọ́láwọn méjì náà ní dáadáa lára ohun àmẹ́ tó bá tún strong yẹn ọlọ́run tún nífẹ̀ẹ́ rẹ̀ ju ẹni tó bá weak a strong believer is more beloved to Allah than a weak one now ẹni wá jẹ́ mú ó kọ́kọ́ strong káwálẹ́ni káwá jẹ́ kèfèrí lóúnjẹ àmúnà strong ó strong àbí tọ́yẹ ṣẹ́rí tí musiba level the same level of musiba the same level of àdánwò tó bá jálù àwọn méjèèjì mùmí ní ó rí gbéjù kejì lọ because máa quwwati al-iktisabiyya àbí al-quwwati at-tabi'iyya pẹ̀lú agbára tó ṣe kí bóyá máa ń tírẹ̀nì fún ni àbí ètò pọ́lọ̀ dáma naturally ni mùmí ní tún ní ìmánì òun tún wá ń rí tí ẹ̀san látọ̀dọ̀ Ọlọ́run ọba fún musiba yẹn sẹ́gbẹ́ tẹ́ bá ń retí ẹ̀sìn látọ̀dọ̀ ọlọ́run ọba fún à ó mọ́ ń kọ́yẹ̀ ń sùúrù nǹkan ṣe mí bá mú pé kí ní nǹkan ṣe mí náà ni tí ò bá sí tí mo fẹ́ gbà ń bẹ́ à máa wá máa ṣe jákòbì kí ní ẹni o but kí ní kan ṣe mí mo ń rò pa tí máa ṣe sùúrù lórí kí ní tí mo ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ọlọ́run mọ̀ san mí lẹ́san yóò jẹ́ kí máa ṣe kí ní yóò jẹ́ kí máa ṣe sùúrù lọ́lọ́bìn sọ ní Qur'an pé wàtẹ̀rùjúnà min Allahi ma la yarjun nígbàtọ́lọ́n sọ́wọ́ fáwọn mìí pé ẹ̀yin mùmí ní ń complain pé bóyá mùsíbà ń bá yín ní ìgbà tó gúnlé ń gbà yín ọlọ́ni iṣẹ́ rí bí ara ṣe nìyẹn ara ní àwọn kèfèrí náà àmọ́ tí ẹ̀yin ò fi wín ní pé sùúrù ti tó rẹ́yìn retí nǹkan lọ́dọ̀ Ọlọ́run táwọn retí so ló fi jẹ́ pé Ibn al-Qayyim rahimahullah wọ́n sọ̀rọ̀ nípa àwọn kùfàr nípa pé àwọn hum akùyà níbi jasad wọ́n strong gan ìtumẹ̀ ní pé wọ́n strong ó yẹ ká lè withstand the pain tó pọ̀ àmọ́ tí nǹkan díẹ̀ bá ti ṣe wọ́n wọ́n kí lè withstand ẹ̀ wọ́n ma ń sá padà ní àmọ́ àwọn mùsùlùmí àwọn ò strong tán tó wọn gan lára àmọ́ imani wọn Ọlọ́hun Ọba subhanahu wa strong ju agbára táwọn ilé yìí lọ lẹ́fẹ́ pé àwọn ogun bí káwọn kìfìríkà times 2 àwọn mùsùlùmí tó ìmí wallahi ó ní ogun gọ́zùwà kínánpé Mu'ta ó ní kanú àwọn sọ̀hábà wà ibi tí àwọn ìdá bá dé like tó dúó náà ni o ibi tí tán sáadé wọ́n sí dámà àbúrò rẹ̀ nìkan ló dámà pẹ̀lú bí ọwọ́ rẹ̀ ibi kan bí ọwọ́ rẹ̀ báyìí gbogbo completely wọ́n sátán like ẹwọ́n wùsùn tí yóò ní láti lè fi jó báyìí ó dẹ̀ sí ń jà lọ́nà dẹ̀ ní títí hátà sákọ̀ because wa tarjuna min Allahi ma la yarjun bó tàbí kèfèrí ní tàbá ti fún lẹ́rọ̀ kábáyì owó sàálọ́ntì ẹ́ kí ni dí ìdí ni wípé nǹkan tó ẹ̀ wo lóòtọ́ wá sójú ogun àmá à èmi ò fẹ́ kún tèmi o wọn ò ní níwú sùúrù tí mùsùlùmí ò ní wọn làwọn lórí ogun nínú kẹta ma fi ń dẹ́rùbà àwọn kùfààrì wọn ni kí wọ́n sọ fún pé mo kó àwọn kan wá bá yín ṣẹ́rá àwọn ogun tí mo kọ́ wà àwọn ilé nífẹ̀ẹ́ kí wọ́n lọ pàdé ọlọ́wọ̀n ọba wọn lórí ìyọnú rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ ayé ìṣúwẹ́ni kébẹ́ ṣe wá sójú ogun ẹ tí wọ́n di ẹra tí wọ́n di kíní oníkálùkù wá pẹ̀lú pé à ah, wo mímbà sí sétìn kódà tán bá kọ́kọ́ ní kúwà pé àwọn fẹ́ fèsì anything láti bẹ̀rẹ̀ tó ọkọ̀dà yọ yọ mọ̀ inhárọ̀ kò ní padà sẹ́kù mọ̀ ààrí fún múmi ní ló jẹ́ pé agbúrò mọ́ rí lára múmi ní àwọn àlàyé nǹkan tán ṣàlàyé tán sọ yìí níbi àwọn àdánwò ayé mọ́ kò tẹ́ wá sówó mọ́ ní kò sí anything ní kì í ṣe yìí ni ó wà dẹnu rẹ kọ́lẹ̀ ẹlòmí ti dẹnu kọ́lẹ̀ bí ó ti lówó tẹ́lẹ̀ wà lówó mọ́ àti pé ìrònú ìwà bẹ̀rẹ̀ ó padà dá nǹkan lẹ̀ sínú ara rẹ̀ èyí tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ ọ̀wà ní owó tó fi tìrìtì rẹ̀ wọ́n ṣe ṣe sùúrù àǹtà mọ́kùnmí ní àǹtà mùsùlùmí wọ́n ṣe sùúrù ní in tó bá ti wá ẹ́ lan yusibana illa ma kataba Allahu lana kò sí tí ó sì wá ibi tó lọ́bá ti kọmọ wa náà ni mọ̀ pé bó ṣe jí láàárọ̀ yìí hálù tó wà yìí kò kò nínú mọ̀ sí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so ṣe sùúrù lórí kankan tó bá ma in tó bá ma complain fún Ọlọ́run Ọba subhanahu ah Ọlọ́run Ọba ìkan báyìí ni ń ṣe mí Ọlọ́run Ọba ìkan báyìí ni ìní ara ni mí ìkan báyìí ń ṣe mí ṣe báyìí àbí so ẹwù tọ́lọ̀n sọ ní Qur'an in yakunu ta'lamun in takunu ta'lamun tó bá kí bóyá ara ní tẹ́yìn bá bìlì ẹ̀yin mùsùlùmí ẹ̀yin mùmí ní àtàwọn kìfìrí ẹjọ́ ń jà in takunu ta'lamun ẹwà rí pé ẹwà ní ara ní wọ́n gẹ́ẹ̀tì yìí fa innahum ya alamuna kamata alamuna bára ṣe ní ara ní àwọn náà kódà kan strong jù yí lọ kò sí ẹntàrí kí ni sẹ́tà ìméjì bájọ́ ń fèsì ara ẹntẹ́ bájọ́ ń jẹ́ tọ́wà kí bí ẹni yìí òun strong ní tẹ́ bó ṣe strong ara ní òun náà ẹ̀gún dẹ̀ ń ba òun náà náà rún min al khawf tó bá ti strong jù láti idn ẹ̀rùn bà wọn náà bẹ̀sí tó ń jẹ́ wọn pé ṣe kí ní òní yíwọ́ báyìí wọn náà pé ṣe ni yóò nílù nípa báyìí ẹ̀mí ìjọjọ láwọn calculation sẹ́n calculate ẹn tó bá ti ní sùúrù jù ní orin so fa innahum ya'lamuna kama ta'lamun bára ṣe níyìn ara ní àwọn náà wa tarjuna minallahi ma la yarjun àmọ́ tẹ́yìn ó fi wé ní wọn ó ní pé ó ní nǹkan nǹkan tẹ́yìn ń rokan lọ́dọ̀ ọlọ́run ọba léyìí táwọn ò ṣe kí ni táwọn ò rokan ẹ̀yin rokan pé tọ̀ ẹ̀yin ó ṣe sùúrù lórí nǹkan tí wọ́n ń ṣe fún yín tẹ́ bá ṣe sùúrù ọlọ́ọ̀bá ó ma'ini al-khass wa madadihi ma ma yubathiru al-makhawif so àwọn àwọn ma'una àwọn anu látọ̀dọ̀ Ọlọ́hun Ọba yó wá ṣẹlẹ̀ sí wọn le tó jẹ́ ke yó lé àwọn ìbẹ̀rù le ko Ọlọ́hun sọ ní Qur'an wasbiru inna Allaha ma'as sabirin ẹ ṣe sùúrù dájú dájú Ọlọ́hun Ọba ń bẹ pẹ̀lú àwọn oní sùúrù wa min ma ń gbé ìbànújẹ́ kù láyé tó ma ń gbé àwọn ìnira kó àti àwọn kí ẹ̀wùmọ̀ bàyàn àtàwọn ìdàmú ọkàn tí ma ń gbé kó jù ìmá ṣe dáadáa sáwọn ẹ̀wú sí Ọlọ́run Ọba àbí ìmá ṣe dáadáa sáwọn ẹ̀dá Ọlọ́run Ọba generally èèyàn ni àlìjànnú ni mùsùlùmí ni kèfèrí ni kí èèyàn jẹ́ oní dáadáa sáwọn èèyàn wọ́n ni bil qawli wal fi'l pẹ̀lú ọ̀rọ̀ àti iṣẹ́ ìṣe kí èyẹ ni tí ó mọ̀ ṣe dáadáa sáwọn èèyàn kí èyẹ jẹ́ oní dáadáa sáwọn èèyàn pẹ̀lú gbogbo náwọ̀n min anwa'il ihsan tẹ́ ìbàlẹ̀ sí gbogbo oníranìran iṣẹ́ dáadáa tẹ́ ìbàlẹ̀ sí sáwọn èèyàn wa anwa'il ma'ruf àti àwọn وبها يدفع الله عن الببر والفاجر الهموم والغموم بحسبها pẹ̀lú nǹkan báyìí wale tó bá jẹ́ ní dáadáa àbí tó bá jẹ́ àbí tó bá jẹ́ ní ibi Ọlọ́hun sì máa gbé ìnira ataburú kò fún ala hasabi iṣẹ́ olóore àti ìlànú àwọn ẹ̀dá tó bá ní tó bá sì máa ṣàánú rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn tó bá láwọn ó wá níyàwó ńlé àbúláwọn ìyàwó ńlé ń fi ìyà jẹ wọn ń mú ọlẹ́rú ń lálà sí wọn bẹ́ẹ̀ náà ni ó máa rí ìbínú látọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa Banu Isra'il tánàbí sàlọ̀sán sọ̀rọ̀ obìnrin yínkọ́ wo Ànábì ní obìnrin yínkọ́ wo ìmá ń ṣe ìranù ìdí tí Ọlọ́run Ọba fi ṣàánú rẹ̀ ó sì fi bàtà rẹ̀ bómi ó sì fi fún olómi mú ọlọ́run sì fún jì al-ihsanu ila khalqillah ìmá ṣe dáadáa sáwọn èèyàn ó ma ń jẹ́ okùnfà tọ́tọ́lọ̀ ma fi ń sànú ẹ̀gàn wọ́gbò ní ma pé ah, ibú ní ti ń wá àwọn mí àmọ́gà ibú ní ti ń wá fẹ́ nìyí ẹwà wo tó wá sọ̀nù fún aláìlé ní ẹwà oníkálùkù ṣe ń gbélé ayé kò kàmí wọ́n bá ti ń wọ báyìí kọwù bá ṣe ń wọ ẹ̀yìn tí wọ́n fẹ́ gbá ní ọ́ bá ṣe ń wọ báyìí bí ìpọn rí owó ni anẹ́mọ̀wà ní mítìn kan wá ń àwọn kẹ̀kẹ́ náà bọ́dá sọ mẹ́ṣà kan pé a mẹ́ṣà àwọn tó ma ń ta ọjà oríṣìíṣìí ọkọ̀lọpọ̀ náà wọ́n yóò àwọn aróyìn ẹ̀lẹ̀kẹ́ni yíwa ń sọ bọ́ sí ti jẹ bíznẹ́sì ogun bí kẹ́kẹ́ lọ fíìlì bí i àwọn tó ń ta gáàsì rún kàbá yẹn ṣá wọ́n lọ fíìlì gáàsì ń bí ẹni yìí ní kò lọ fíìlì gáàsì bí kínan pé 50 kg bí mẹ́wàá mẹ́lù 12 wọ́n sì fíìlì 44 kg sí gbogbo 66 kg ẹ tó kùdà ó ti ní mẹ́sẹ̀jọ sí láàrin ara wọn ṣe tó bá láàánú àwọn ẹ̀dá ọlọ́wọ́ bá ó sì rúrẹ̀ because wọn pé àkọ́kọ́ gíní bí a kéjì tẹ́lù mí orí lórí cylinder mi ó ní mọ́jù 5 lọ àbí mi ìmọ̀ ìwọ́n ti jẹ 7 bẹ́ ẹni tó fẹ́ wọ́ ra ọjà ó fẹ́ wá ra bí a rise ẹ̀yìn tó ti lọ ń rí báàgì ẹ̀ ń bò mí 50 kg ni ẹ̀yìn ti yọ́ yọ́ yọ́ yọ́ ó sì padà kú bí 46 ó sì kú bí 40 kìnnìkan bàbí 44 ẹ tó wá fẹ́ ma ta ní agolo agolo agolo mélòó lókù tí ó wá ta ń bẹ́ òun náà wá gbọ́ orí gẹ́ẹ̀nì òun náà bá tún lú tí ẹ̀ yóò agolo ẹ̀ yóò tún lọ dọ́gbẹ́ ságolo tí ẹ̀ gbà òun náà lòun wá sí òun náà orí gẹ́ẹ̀nì so tí ẹ̀má ti ń sàbòsí àbòsí ó mọ̀ tàṣálà àbòsí ó mọ̀ gùn tẹ̀léra wọn sẹ́mọ̀ tí wọ́n mọ̀ ń dùn mẹ́ni àwọn èèyàn wá kí ń ronú wọ̀lọ́ ẹnu ṣẹ́rí kó sàbò sí ìsin yẹn kó dẹ̀ rí tẹ́nira yẹn ìmọ̀ bí ìmọ̀ tí ma ń dùnmọ́ òyìn lóbi kìíní kí ẹ mọ́ lè think nípa pé òkè ẹjí ká sí dada sáwọn yẹn abrahimun yarhamuhumur rahman Ànábì sallallahu alaihi wasallam pé àwọn tàbá ma ń ṣàánú àwọn èèyàn ọlọ́ba ma ń ṣàánú àwọn náà ìwọ tó bá ní àkólíkà pẹ̀lú àwọn ọmọ ọlọ́mọ tó ń sí pọ̀pọ̀ sí lórí àwọn ọlọ́bọ̀ ṣàánú tiẹ̀ náà irhamu man fil ard ọlọ́run ni ẹ ṣàánú àwọn tí wọ́n wà lórílẹ̀ ayé yarhamukum man fi sama ọlọ́run ọba tí ń bẹ lókè al'arsh yóò dẹ̀ máa ṣàánú ẹ̀yin náà tó jẹ́ kìríkà láàánú ara wa àánú ni ó gbéyàn tí yóò fi ní ṣàgbòsí gbogbo àwọn tó sọ and then ah, ọmọ ìdẹ́kùn kí wá ṣe ń kàbà ìfẹ́ nìyí so orí tó wá fẹ́ máa dí pẹ̀lú àwọn èèyàn help mọ́ dí pẹ̀lú àwọn pẹ̀lú pé tó ẹkùnbìnrin ìyá mi lè ní so dákí ìsàbùsí ìyá mi bóyá yíò tún rẹ̀ wá lọ́wọ́ ẹ̀rù ní òtẹ̀ ní kọ́ ọmọ inú mi fa like ọmọ inú èyàn tó lè jẹ́ gbà tó lè bí ẹ̀rọ ma yóò lè sọ́wọ́ bí ẹ̀sẹ̀ tún gbà ní ọ tí ẹ̀wọ́ pé ọmọ mi náà bẹ̀ ń bì kan wò bẹ́ẹ̀ tó náà ọ́zù nínú gbogbo tó náà wá bí ó ṣe fáwọn fámílì rẹ̀ lóúnjẹ wọ́lá yìí nílá káyà rárá bí ó ṣe wọ́n wọ́bá ibi kíkó gbà ọ̀nà ẹ̀à kíní kan original náà ni ó original ni ó kò síwú mẹ́ nínú gbogbo fake sí fake ní kíní ẹ̀ yóò dẹ̀ gbà ọ ọkà ló kíní fún kíní dẹ́bà pọ́m yóò sì bàjẹ́ so gbogbo ẹni like ṣe yóò sàdúrà fà

an bí Allah subhanahu wa ta'ala kó sànà so ìmọ̀ sí dada ọ̀nà ni nínú àwọn ọ̀nà tó lágbára jù tí yàn fi lè bọ́ ọ ma live life to free tó safe tó dùn gan ma ṣe dada sáwọn èèyàn tàbá sọ̀rọ̀ dada ọ̀pọ̀lọpọ̀ mọ́gbà ikú bí i owó ní kí So ní kẹ́nà fi ṣe dada al-kalimatu tayyibatu sadaqa kí yàn sọ̀rọ̀ tó dá sáwọn èèyàn dada ni wà dada sáwọn òbí rẹ̀ pàwọn lé ìrànlọ́wọ́ mọ́kè máwọn òbí rẹ̀ dada ni tọ́jú àwọn fámílì rẹ̀ dáadáa ni tó bá wá ní nǹkan lọ́wọ́ náà tó lè fi ṣàánú àwọn èèyàn ṣàánú àwọn èèyàn dáadáa ni gbogbo ànúwà ọkọjá ń bì kan sáwálùkún mẹ́rin máa ẹka sanwáwọ́ ẹka sansáwọ́ ẹrasa dáadáa ni orí nǹkan tó wà lọ́nà tó lè pàwọn èèyàn ẹjẹ́ ẹjá sún sílé ìkó lè bá ọgọ́gùn fáwọn èèyàn dáadáa ni èmi ń tajà ní mo rí pé ah, ọjà yìí ti lẹ́sì gánú gbogbo mú dẹ̀ kí ní gẹ́nì mi gẹ́pọ̀ mẹ́ wo jẹ́ lówà price ẹ̀ díẹ̀ káwọn èèyàn tún lè sàǹfàní ń bẹ̀ sí bẹ̀ dáadáa ni ẹnìkan wá tún sẹ́ oníṣẹ́ ọwọ́ lè mi mo rí pé ah, ah, strong ju kódà kẹ́ni ẹ mọ́ sanwó tó bẹ̀ jẹ́ ń bá ṣiṣẹ́ dáadáa síbẹ̀ iṣẹ́ gidi dáadáa ni gbogbo nírẹ̀yìnrán àwọn àwòrán dáadáa tó bá wà wallahi ní kò máa ṣe àmúgbé ah, tí bá ní kí n gba bí kí tí bá e, èmi ọlọ́kadà mo fẹ́ ma gba one way mo fẹ́ ma ọmọ mo lè gbáyàn tẹ́ni yóò kú dánú má jẹ́ gbàbẹ̀jẹ́ lọ gbàbò mí dáadáa nìkan tó ṣe mú lílọ fara ní àwọn èèyàn mẹ́gbàgbẹ̀ jẹ́ kí máa lọ ibi jìnà lóòtọ́ àbí jẹ́ kí lọ gbàgbẹ̀ tó jìnà yẹn ó sì pé èmì jú kí lọ fara ní àwọn èèyàn lọ in tó se yẹn dáadáa ni mú lọ lọ́nà mú jẹ ọ̀gẹ̀dẹ̀ ọwájú sáàrin ọ̀nà ibi tí ó yé báyìí àbí àti bí ẹ̀bẹ̀rẹ̀ nínú àwọn sọ́wárí dáadáa wọ́kọ́ nam ṣékùwá ní pé wọ́kúlù ọ̀kọ́ wa ihsan wà bí ha yẹ́dfà Allahu anìlbáru alfajir alhumum walgumum bi hasabiha walakin lil mu'min minha akmalu al-hadhi wan nasib wa yatamayyazu bi anna ihsanahu sadirun an ikhlasin wa ihtisabin thawabi

ọlọ́bọ̀ wà máa gbé àwọn makari àwọn nǹkan tí ọkàn rẹ̀ kọ̀ ọlọ́bọ̀ yóò máa gbé kúrò fún pẹ̀lú kó wá sincere ó dẹ̀ ní ihtisab ó rí tí ẹ̀sìn látọ̀dọ̀ Ọlọ́run bá ọlọ́sọ̀nà Qur'an la khayra fi kathirin min najwahum kò sí dáadáa níbi ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn najwa tán ṣe illa man amara ay àwọn ọ̀rọ̀ dáadáa aw ma'ruf àbí ẹjá mọ̀ sí dáadáa sáwọn èèyàn aw islahin bainan nas àrin àwọn méjì fẹ́ dàrú ẹjá tún ṣe wa man yaf'alu dhalika ibtigha'a mardatillah ẹni tó bá wá ṣe léyìí lẹ́ni tó ń retí ẹ̀san látọ̀dọ̀ Ọlọ́run fasawfa nu'tihi ajran 'azima a tó fún ẹni yìí ní ẹ̀san tó gbogbo ọ̀rọ̀ yóò dáadáa ni mimman sadarot minhu látọ̀dọ̀ tó bá ti jáde wal khair yajlibu al khair dáadáa sì máa ń fa dáadáa ni wa yadfa'u ash-shabra ó dẹ̀ máa ń ti aburú kò fún yà wa anna al mu'mina al muhtasiba yu'tihi ajran adhima àti pé mùsùlùmí tó bá ń retí ẹ̀san látọ̀dọ̀ Ọlọ́run Ọba fún ní ẹ̀san tó tóbi wa min jumlatil ajr al zawalul hammi wal gham wal akidar wa nahwiha nínú àwọn ẹ̀san tó wá lágbára jù tọ́lọ̀ ma ń ṣe fún yàn o ní pé gbogbo ìbànújẹ́ àti àwọn tó bá ń dàmú ọkàn yàn ọlọ́bà o ma gbé kó fún yàn àbí Allah subhanahu wa ta'ala kó bùn wa ní iṣẹ́ olóore ṣe àbí Allah subhanahu wa ta'ala kó sọ wa kó níbi àwọn ṣe agbóró ahada wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik shadu la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa náà ibi àmì ọ̀ntún ẹni tó bá ní pé tọ́mání kí ni àtọ̀lá ń pẹ ọlọ́ọ̀bá wà ní òkè al'arṣì àti wà ní orí al'arṣì orí al'arṣì àti òkè al'arṣì ìkàkàdà ní méjèèjì nítorí méjì ń tó alòrólówù ibi kí nǹkan wà above so ó wà lórí àmáwò ní sọ kọjá bí tọ́lọ̀ọ̀bá sọ ọlọ́ ni Abrahman alal arsh istawa ọlọ́ọ̀bá ń bẹ lórí al'arṣì so tó bá ń sọ pé ọlọ́ba ń bẹ lórí al'arṣì in tó lọ́ba sọ náà làwá náà sọ yìí má sọ tẹ̀fsílì má sọ jù bẹ́ẹ̀ lọ mọ́ ní pọ́lọ́ọba sùn sórí al'arṣì ẹ́ má sọ pọ́lọ́ọba ṣe nǹkan báyìí abọ́lọ́ọba ò sí tó bá ti ní ma wala takfu ma laysa laka bihi ilm in tó bá ti ní ma ń parí lórí ẹ̀ ni so sọ́lọ́ba ṣe báyìí ni nǹkan kí wọ́n ọlọ́ba ń bẹ above his throne ó wà lókè al-arsh because arsh ẹ̀dá ọlọ́run ọba ni ẹnu àwọn àfáàdẹ́ kò ipé ọlọ́run ọba ń kọ gọ̀níyùn àn gọ̀níyùn àn tó rọ́lọ́bá gọ̀níyùn àn khalqi ọlọ́ba ò ní bùkátà sẹ́dá rẹ̀ ẹ̀dá ọlọ́run ọba sì ní al-arsh kí ni pé tí ó bá sí arsh ń bẹ́ ó wa hakadha yaquluna haula il-kuffar báńkì fìrí ẹ̀dá sí ránṣọ́ ní àwọn sí pẹ̀lú mùsùlùmí àbẹ́rẹ̀ tó tún wá burú jẹ́ ìmúbẹ̀ wọn ni pé kí ẹ máa sọ wípé kí ẹ máa tú ẹ̀pẹ́ ánìpẹ́ gbàmí alìpẹ́ ọlọ́ba Allahu fi sàmà tí wọ́n ní fi sàmà ayífin olóòwù àsàmà bí máa nàlò olóòwù ìmí wà ní pé àwọn ahlu ní pé fi sàmà ayé fìlòlú wíì ṣe báyà rí nọ́fà ń pè ní àsákọ́f pánù tẹ́wò sàmáhù alìbẹ́ìtì òkè ní tàbí ń lo sàmáhù gangan fún òkè nǹkan òkè tọ́lọ̀bà ń bẹ ní òkè ba'inun min khalqihi ọlọ́ọ̀bá wà distinct kò ní lára ẹ̀dá rẹ̀ kò wà mixed mọ́ ẹ̀dá rẹ̀ kò mix pọ̀ gẹ́gẹ́ bí àwọn ìtìhàdíyà ṣe mọ́ sọ àbáwọn àbáwọn gòlátù jahmiya so ibá yà bí tayyib so in táwò sọ náà ni pé ọlọ́ọ̀bá ń ṣe kí ni o in bẹ lókè al'arsh kayfa sha'a kama sha'a bó bá ṣe wọ ọlọ́wọ̀n bá bó bá ṣe bá gbígbọ́n ọlọ́wọ̀n bá mú so ibá yà so subhanakallahumma wa bihamdika أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته